إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرقف الله سبحانه وتعالى فون أولي إسلام أرقف فون الله سبحانه وتعالى فون أولي إتلي سنة النبي صلى الله عليه وسلم أولي أولي تيوغاغاني أني تيوغاغاني سبحانه وتعالى تباسيني مسلمي tó sì ṣe lẹni tí ń rin ojú ọ̀nà súnnà nabi sallallahu alaihi wasallam èyí tó wá ma ń pé orí yìí tó sì tún ma ń dáàbò bo orí yìí fún yàn òun náà ni kọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala kó tún tọ́yàn sí ìmọ̀ òdodo ìmọ̀ tó sàǹfàní ìmọ̀ bóòlè yóò ṣe là kó níbi ẹbọ ìmọ̀ bóòlè yóò ṣe là kó níbi àdádálẹ̀ ìmá bóòlì yóò ṣe làkó níbi àwọn aburú oríṣiríṣi níbi ẹ̀ṣẹ̀ àtàwọn ètè ṣeìtọ́n lọ́tún lọ́sì nínú àwọn ètè ṣeìtọ́n tí ṣeìtọ́n tó ma ń fi mú àwọn èèyàn òun náà ni wípé ṣeìtọ́n ó dẹ àwọn èèyàn kan so wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n sì máa pàpẹ mára pé àwọn pípẹ̀ sí súnnà ni àwọn sì fẹ́ tọ́ àwọn èèyàn sọ́nà ni ṣùgbọ́n lódodo wọ́n ṣì àwọn èèyàn lọ́nà ni yálà látara àníyàn burúkú àbí àìnímàtó àbí fẹ́ẹ̀nú àtàwọn oríṣiríṣi àwọn sábàbí mìíràn tó ma ń fa kíyàn jẹ́ irinṣẹ́ ṣètọ́nì tí ó sì nímà so kíyàn ma ṣì àwọn èèyàn lọ́nà kíyàn ma sọ̀sọ̀kúsọ kíyàn ma wí tọ́nà ọba subhanahu wa ta'ala wí kíyàn ma wí annabi sallallahu alaihi wasallam wí kíyàn yapa àwọn ẹni síwájú nínú al'umma yìí so eléyìí nínú àwọn ọ̀nà tí ṣaitọ́nù fi ń ṣì àtẹni tí ń sọ̀rọ̀ àtàwọn tí wọ́n ń gbọ́ tí ṣaitọ́nù ma fi ń ṣì lọ́nà ni ó ṣe níláàánú pé láwùjọ wa yìí ó sì bá nínú jẹ́ bákan náà ń sọ̀rọ̀ báyìí gbogbo ọba ni wọ́n ma fi hànú lọ́lẹ̀ ni wọ́n ma sọ nǹkan tọ́lọ̀ ọba òwí ni wọ́n ma yí ọ̀rọ̀ Ọlọ́run Ọba ni wọ́n ma yí ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam ni wọ́n ma yí apá àwọn ẹni síwájú rẹ̀ nínú al'umma yìí ọ̀rọ̀ kan jáde látọ̀dọ̀ uh, Abu Khadija tí wọ́n ń pè ní Abu Khadija sanadi so àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó jáde látọ̀dọ̀ alákùnrin yìí so àwọn ọ̀rọ̀ yìí apá kan àwọn kọ̀ọ̀kan nù rẹ̀ ìfèsì fún ó ti síwájú so àwọn míì rẹ̀ tí ó tún bùkátà sí ìfèsì fún yóò tún máa wá so ṣùgbọ́n eléyìí ìfèsì fún ọ̀rọ̀ tí alákùnrin yìí tó sọ nípa àwọn ìjọ kan ìjọ ńláńlá ìjọ tó jẹ́ ìjọ ògbóǹtarìgì nínú àwọn ìjọ bídáà nínú àwọn àjọ àdádálẹ̀ kódà débi pé bídá wọn ó sọ wọ́n di kèfèrí alákùnrin yìí pẹ̀lú ìgboyà rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà tó máa fi ń sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ nípa wọn so ọ̀rọ̀ tó ti ń kọ́kọ́ sọ ná ọ̀rọ̀ tó ti pé ó yẹ kíyàn máa darí ẹ̀ padà lọ sọ́dọ̀ àwọn àfáàní àwọn kìbáàrù ulama tí wọ́n wà láyé bí àwọn Sheikh Salih Al-Fawzan àwọn kìbáàrù tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá yìí ní kan abẹ̀ láyé àwọn alámọ̀rí tó bá ti jẹ́ nazila tó bá ti jẹ́ àdánwò tó kalé tó kanko tó tó tó ṣe pé gbogbo mùsùlùmí ni alámọ̀rí yẹn ní ṣe pẹ̀lú so kíkàn sí ẹnìkan ni ó kàn jókòó ní kọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ ni ó ma ṣe fatuwa àbí ni ó ma sọ̀rọ̀ lé lórí so lè ẹ̀kọ́ téèyàn máa ń kọ́ mọ́ súnnà ni so ẹ̀kọ́ tí a máa ń kọ́ mọ́ súnnà ẹni tó bá sì ní ojú ọ̀nà súnnà bó ti tọ́ àti bó ṣe yóò ti kọ́ ẹ̀kọ́ yìí pé ar-ruju' ila al-ulama' so la siyama 'inda an-nawazil ìmá padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn kìbáàr pàápàá jùlọ nígbà táwọn àdánwò bá ń ṣẹlẹ̀ àwọn àṣẹlẹ̀ gbáǹkọ́gbì so eléyìí kọ́kọ́ jẹ́ àṣìṣe aláwọ̀kọ́ so pé kéèyàn máa kàn lánú gbàù kéèyàn máa sọ̀rọ̀ ń pa alámọ̀rí tó jẹ́ nazila so kéèyàn máa kéèyàn máa sọ eléyìí jẹ́ àṣìṣe alákọ̀ọ́kọ́ so kìí ṣe fún irú àfáà yìí so kìí ṣe fún irú àfáà yìí nímọ̀ ni àbí ní ìmọ̀nà so ní ìmọ̀nà so àfáà yóò sí lórí ìmọ̀nà ní ìmọ̀ àfáà yóò tó ẹni tó ń sọrún so eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo mùsùlùmí pé àwọn àṣẹlẹ̀ gbáǹkọ́gbì so àwọn àṣẹlẹ̀ ńláńlá àwọn olùmọ̀ la máa ń darí ẹ̀ padà sí kẹsẹ́ nìkan tó kàn di àfá aládìsí òjijì ilé jẹ́ aláọkọ́ so gẹ́gẹ́ mo ṣe sọ ní pé ah, àfá yìí sọ̀rọ̀ ń pa àwọn eh, ìjọ kan nínú àwọn ìjọ bídà nínú àwọn ah, sect bídà àwọn sect aládálẹ̀ so tí wọ́n jẹ́ kèfèrí so aládàálẹ̀ wọn ó burú jáì débi pé kèfèrí gan ni wọ́n ṣùgbọ́n nígbà táfà yóò sọ̀rọ̀ wọn afá yìí sọ̀rọ̀ wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń dá lórí pé afá yìí ò mọ̀ kò mọ̀ òdodo níbi alámàrí téèyàn bá wá mọ̀ òdodo kó wá dákẹ́ èyàn tó wá fi ń tì síra rẹ̀ pé lọ́dọ̀ mi afá yìí wọ́n sọ pé lọ́dọ̀ mi So, so lọ́dọ̀, ní pé lọ́dọ̀ tòun o pé, à, ìdájọ́ wọn báyìí báyìí báyìí ni. Kí sì ni ìdájọ́ wọn lọ́dọ̀ àfáà yìí? Ká gbọ́ pẹ̀lú, ká gbọ́ lẹ́nu àfáà yìí fúnra wa. In fact, apá kan nínú àwọn Rọ́fídọ̀ opinion mi ni pé kèfèrí. Apá kan nínú àwọn Rọ́fídọ̀. Òun náà làwọn náà ti fi etí ara wa gbọ́ yìí. bí àfá yìí sọ pé apá nínú àwọn Rāfidah pé opinion wọn ni pé kèfèrí ni wọ́n so apá so apá nínú àwọn so opinion ni pé ni wọ́n so iṣẹ́ kọ́kọ́ sọ opinion kọ́lá táàfi ọlọ́run ọba so kódà nínú ẹni tó bá wà ní irú òpó táfà yìí àti level táfà ó yẹ kí báyìí kó lẹ́nu irú ẹni bẹ́ẹ̀ kí irú ọ̀rọ̀ báyìí pé opinion mi ni báyìí opinion mi ni báyìí opinion mi ni tọ̀hún opinion mi ni tẹ́lẹ̀ so yẹ kó kéré so kó kéré gan ní irú ẹni tó bá wà ní ipò tí àfáà yìí wà àti level tí àfáà yìí wà wallahu musta'an so but irú àwọn àṣẹ́sí tó máa ń jáde lọ́dọ̀ àwọn tí wọ́n kí ń padà sọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sì kí ń bàbàrà àwọn olùmọ̀ tó wípé àwọn ọmọké wọn wọ́n dáwọn olùmọ̀ ma àwọn táwọn ọmọké wọ́n dáma o ni Abu Ishaq al-Huwaini takfiri Abu Ishaq al-Huwaini tó ní ọ̀pọ̀lọpọ̀ ìyapa súnnà ẹni tó sọ pé èyàn lè jáde lé olórí tó jẹ́ fásik tó jẹ́ pòkì nígbé èyàn lè jáde lé e lórí so Abu Ishaq al-Huwaini so tí gọmgọmọ̀ nípa thawra so in lọ in bọ̀ so àwọn tí wọ́n sọ pé àwọn tí àwọn tí wọ́n fẹ́ ṣe thawra tí wọ́n fẹ́ jáde lé olórí lórí tí wọ́n fẹ́ ṣe revolution wọn ò lè lọ́rọ̀ so àwọn tí wọ́n fẹ́ ṣe náà wọn ò lè lọ́rọ̀ so in lọ in bọ̀ níbi tó yẹ kí àti lòdòdó mọ́lẹ̀ so àwọn tí táwọn àfáà yìí tí wọ́n tí wọ́n mọ̀ náà nìyàn ala kulli hal àfáà yìí sọ̀rọ̀ yìí ó ní apá kan nínú àwọn opinion tóun a sọ pé gbólóhùn opinion yìí gbólóhùn tí ó wọlé ni so gbólóhùn tí ó bá mọ́ ni dákùn kí ni ó kan kí ni sí opinion rẹ̀ láfẹ́ fi sẹ̀sìn sáàmù nǹkan tó ń pè ní opinion ráì ráì so ṣe ráì tí ẹ láfẹ́ fi sẹ̀sìn ṣe ráì tí ẹ lọ́mọ sọ fáwọn èèyàn ni Allahu musta'an so in tó wájú òdodo nípa mas'ala yìí òun ni wípé àwọn àfá wọ́n gbà pé àwọn Rāfidah kèfèrí ni wọ́n so tó bá ti jẹ́ rọ́fídọ̀ kèfèrí ni tó bá ti jẹ́ rọ́fídọ̀ kèfèrí ni so kìí ṣe mùsùlùmí so in tó lè mẹ́jẹ kó jẹ́ in tó lè jẹ́ kó jẹ́ mùsùlùmí ni pé kìí ṣe rọ́fídọ̀ so àmọ́ tó bá yí pé rọ́fídọ̀ ni so pẹ̀lú ìtumọ̀ rọ́fídọ̀ kí ni wọ́n pè ní rọ́fídọ̀ gangan fún wa kámà so rọ́fídọ̀ ìjọ kan nínú àwọn ọjọ́ ṣíà ni Shia gangan ó kó ìjọ tó pọ̀ sínú ó kó àwọn Ismailiyya àwọn Nusairiyya àwọn Zaidiyya àwọn Shi'atul Ula ó kó gbogbo àwọn ìjọ yìí sínú ó kó gbogbo àwọn ìran yìí sínú ìran kan náà wọ́n bẹ̀ tí wọ́n pè ní Rafida so wọ́n pè wọ́n ní Rafida wọ́n pè wọ́n ní Imamiyya wọ́n pè wọ́n ní Alithna Ashariyya wọ́n pè wọ́n ní Ja'fariyya so àwọn kọ wọn ni ṣe rí ìjọ yìí nínú àwọn ṣíà ò tó bá ti jẹ́ rọ́fídọ̀ kèfèrí ni àwọn ó sì ní rọ́fídọ̀ àwọn làwọn tó ṣe pé wọ́n máa ń ṣépè fún àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wa radiyallahu anhum wọ́n sì máa ń la'ana wọn wọ́n sì máa ń kàfàrà wọn so bákanáà sì rí wọ́n sì nígbàgbọ́ nípa imama àti àwọn oríṣiríṣi àwọn àdìsọ́kà tó yapa islam tó sì yapa nǹkan táwọn musulmi láwà lórí ẹ̀ so àfá yìí wá ń sọ pé àwọn apá kan nínú àwọn Rāfidah kèfèrí ni wọ́n ọ̀rọ̀ yóò wọlé ara ti ara so àwọn bóòlù àwọn apá kan ó sì jẹ́ kèfèrí so bóòlù àwọn apá kan bóò ni wọ́n sì jẹ́ kèfèrí so àwọn apá yòókù so ṣe mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ ṣe mọ̀ pé tí ẹ̀ bá fẹ́ sọ pé apá kan ló jẹ́ nǹkan ó túmọ̀ pé ìpìlẹ̀ fún wọn kọ́ ni kèfèrí so ìpìlẹ̀ àwọn apá kan ló kàn jẹ́ kèfèrí ìyàtọ̀ wà láàrin ọ̀rọ̀ yìí láàrin kíyàn sọ báyìí àti kíyàn sọ pé a bí kíyàn sọ pé kèfèrí ni wọ́n èyàn lè wá rí so eléyìí náà òun náà tún òun náà tún lè mọ́ wọlé o èyí tí mo sọ́n sí ilẹ̀ tún lè mọ́ wọlé o àmọ́ tún yàtọ̀ sí dáfà yìí sọ àfáyìn sọ pé apá kan kèfèrí ni wọ́n whereas téèyàn bá ti jẹ́ rọ́ọ́fíbọ̀ kèfèrí ni ìjẹ́ rọ́fídọ̀ orin papọ̀ mọ́ ìjẹ́ kèfèrí ni so tí ó bá jẹ́ rọ́fídọ̀ ni kò ní jẹ́ kèfèrí sẹ́mọ́ bó ṣe rí èyàn jẹ́ kùbúrí èyàn so ìdájọ́ rẹ̀ ni pé kèfèrí ni tí ó bá jẹ́ kùbúrí ni ò ní jẹ́ kèfèrí so tí ó ni ò ní jẹ́ so eléyìí jẹ́ nǹkan tí àwọn olùmọ̀ ìsìláàmù tí wọ́n kódà àwọn olùmọ̀mí gẹ wọ́n tún wọ́n tún sọ pé ìjìmá al'umma lélẹ̀ ìjìmá al'umma lélẹ̀ pé al'umma panupọ̀ so ẹnu wọ́n sì kò lórí pé àwọn Rāfidah kèfèrí ni wá so alimamu Sam'ani wọ́n sọ nínú al'ansab wọ́n wajtama'ati al'ummatu ala takfiri imamiyya wọ́n ní ẹnu al'umma kò lórí ìpè àwọn ìjọ tó ń pè ní imamiyya ìpè wọ́n ní so ẹnu al'umma kò lórí ìpè àwọn imamiyya ìpè wọ́n ní kèfèrí a sọ fún wa pé ìkan náà wọ́kọ wọn náà ni so àwọn imamiyya ìdí ni pé wọ́n gbàgbọ́ nù imam so imama lọ́dọ̀ wọn òpó ẹ̀sìn ni kódà nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn lọ́dọ̀ àwọn Rāfidah ni ìmáàmà yìí wà so li'annahum ya'taqiduna tadlil tadlil as-sahaba torí pé àwọn Rāfidah yìí wọ́n láti sọ́kàn pé àwọn sahaba ṣìnà wa yunkiruna ijma'ahum wọ́n sì ń tako ijma' àwọn sahaba wọ́n sì ń fi àwọn sọ̀hábàtì sí nǹkan tí kò yẹ fún wọn nǹkan tí kò yẹ kí ẹ máa fa àwọn sọ̀hábàtì sí so wọ́n fi wọ́n ti síbẹ̀ so wọ́n fi wọ́n ti síbẹ̀ so alimamu sam'ani wọ́n na kọ́lá ijma'i wípé ẹnu al'umma kò nípa àwọn rọ́fídọ̀ kèfèrí ni wọ́n tó bá ti jẹ́ rọ́fídọ̀ so in tó lè má jẹ́ kó jẹ́ kèfèrí ni pé kèé ṣe rọ́fídọ̀ bóyá nǹkan ń gbé lọ àwọn Rọ́fídọ̀ ni àbí nǹkan ó kàn wà lábẹ́ ìjọba wọn ni àmọ́ Rọ́fídọ̀ ni kèfèrí ni so kí wọ́n compare ọ̀rọ̀ yìí sí nǹkan tàfà yìí ń sọ ṣe bá kankan náà lọ́rọ̀ yìí so ẹ̀tún wo nǹkan tí Ibn Hazmi sọ níbi al Ibn Hazmi sọ nínú al-Ihkam usul al wọ́n ní wàlá khilafa bayna ahadin wọ́n ní kò sí àtọ̀ láàrin ẹni kankan min al-firaqi al-muntamiyati ila al-muslimin nínú àwọn ìjọ tí wọ́n fira wọn ti sí àwọn mùsùlùmí fi wujubil akhdhi pẹ̀lú ìjọ́nàyàn ìmáàmú bima fil qur'an kí yẹn máa múlò nǹkan tó wà nínú qur'an wa annahu al-matlubu 'indana ni pé qur'an yóò òun sì ní kátà ń kà láàrin ara wáyìí lẹ́yìn ìgbà yẹn wọ́n sọ pé wà innama khalafa fi dhalika qawmun so àwọn tán yapa níbi eléyìí àwọn ọjọ́ kan ni ó min wulati rawafid nínú àwọn aláṣejù rọ́fídọ̀ wa hum kuffarun bi dhalik wọ́n ní pẹ̀lú eléyìí ó kèfèrí sí ni wọ́n wulati rawafid túnmọ̀ pé eléyìí so wọ́n fi gùlátù wọ́n fi ti sí kíní yẹn but gbogbo wọn náà wọ́n gbà lérò àwọn kíní yẹn náà ni gùlátù khawarij khawarij náà ni so wọ́n ni wa hum kuffarun bidhalik wọ́n ni kèfèrí ni wọ́n pẹ̀lú eléyìí mushrikuna inda jami'i ahli islam ẹlẹ́bọ ni wọ́n lọ́lọ́ gbogbo mùsùlùmí gbogbo àwọn tí wọ́n ń fẹ́ra wọn ti sí islam ẹwọn ga ibn hazmi ni wa laysa kalamuna ma'a ha'ula ọ̀rọ̀ wa yìí ṣe pẹ̀lú àwọn eléyìí wa innama kalamuna ma'a ahli millatina àwọn tọ́rọ̀ wá wà pẹ̀lú làwọn tí wọ́n wà lórí ẹ̀sìn wa Mulla Ali al rahimahullahu ta'ala wọ́n sọ nínú ah, mirqatul mafatih وهذا في غير حق الرافضة الخارجة fi zamanina wọ́n ní ilé yóò ó àwọn nǹkan tàà ti sọ síwájú yóò kìí ṣe fún àwọn rọ́fídọ̀ tán jáde lásìkò wa yóò fa innahum ya'taqiduna kufra akthari sahaba torí pé àwọn rọ́fídọ̀ tàsìkò ti wáyí àwọn ní àdìsọ́kàn ìjẹ́kẹfèrí àwọn tó pọ̀nà àwọn sahaba fadlan an sa'iri ahli sunnati wal jama'a so ká tẹ̀ tó wá sọ pé àwọn yòókù nínú àwọn ahlus sunna wal jama'a fahum kuffarun bil ijma' mulla ali alqari wọ́n ní fahum kuffarun bil ijma' wọ́n ní kèfèrí ni wọ́n pẹ̀lú àpanupọ̀ àwọn mùsùlùmí bila niza' láìsí ìfanfà lórí rẹ̀ so ẹ àwọn ijma' yìí tí wọ́n náà kọ́lá yìí àwọn ijma' yìí ti pẹ́ tí as-sam'ani ni ó ti pẹ́ táwọn náà bá rí ọdún tí as-Sam'ani kú tí Ibn Hazmi ni ó ti pẹ́ ká sọ ti Mulla Ali al so àwọn tí wọ́n tún wá kàfàrà wọn tí wọ́n kàfàrà wọn tí wọ́n sọ àwọn nǹkan tó fi jẹ́ kèfèrí nínú àwọn olùmọ̀ wọn pọ̀ bá mú tó pé ta bá ń kà wọn so yóò gba àsìkò gan ẹka jí nǹkan díẹ̀ fún wa nínú ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala nípa ìjẹ́ kèfèrí àwọn Rāfidah so Shaykhul Islam sọ pé wa man za'ama anna sahaba tartaddu ba'da rasulillahi sallallahu alaihi wasallam ẹni tó máa rò pa àwọn sahaba wọ́n fẹ́ sin ilẹ̀ lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run ọba illa nafaran qalilan àyàfi òǹkà kékeré la yablughuna bid'ata ashara nafsan tí wọ́n tó nǹkan tó lé ní mẹ́wàá nǹkan tó fi díẹ̀ lé ní mẹ́wàá wọn ò tó aw innahum fasaqu 'ammatuhum àbí gbogbo wọn wọ́n jí wọ́n ya pọ̀ kí fàhádá láàrọ̀ ìbá aidan fi kúfìrí yìí eléyìí náà kò síyè méjì nípa ìjẹ́kẹfẹ̀rí rẹ̀ lè annahu mukadhibun limana sahul qur'an torí pé irú ẹni báyìí ó ń pè nírọ́ nǹkan tí qur'an sọ lábàlá yìí mo fẹ́ ká dó sẹ́lẹ̀ ìgbà táfà yìí àfà yìí ìgbà tí ó sọ̀rọ̀ torí pé ẹ̀sùn tó máa fi ń kan àwọn súnnà ẹ̀sùn tí irú àwọn èèyàn báyìí tó máa fi ń kan àwọn súnnà nǹkan tó máa ń sọ ni pé wọ́n ní wọ́n gé ọ̀rọ̀ òun lórí wọ́n gé e lẹ́yìn ṣe rí nǹkan tí àfáà yìí sọ before kó tó sọ̀rọ̀ yìí ó láwọn tó sorí ibú jù làwọn Rāfidah bẹ́ẹ̀ ni so àwọn tó sorí ibú jù làwọn Rāfidah so kò sẹ́ni tó jiyàn lé so àmá sí ó ṣe so wá fúnyàn ní yọ̀ǹda láti sọ ọ̀rọ̀ tí ó sọ lọ́dọ̀ òun o in fact so lọ́dọ̀ òun so so fún yàn ní ọ̀dá láti sọ ọ̀rọ̀ yìí kò fún yàn ní ọ̀dá láti sọ ọ̀rọ̀ yìí èyàn sọ ọ̀rọ̀ kan tó jò dodo kò túmọ̀ pé anù yòókù tó sọ ó wọlé ara ọ̀ lẹ́yìn gbàtàfà yìí tó wọ́n sọ̀rọ̀ tán ó tó wá ní ẹni tó bá ń kàfàrọ̀ Abubakri pé kèfèrí ni bẹ́ẹ̀ so àmọ́ ìjẹ́ kèfèrí àwọn Rọ́fídà kò kò mọ lórí yẹn nìkan so ìjẹ́ kèfèrí àwọn Rọ́fídà kò mọ lórí yẹn nìkan nínú nǹkan táwọn Rāfidah nígbàgbọ́ nù rẹ̀ ẹ lè má rẹ̀ lómi tí ó kàfàrà Abubakar yóò sì nígbàgbọ́ pé àwọn àìmà wọ́n darí ayé so ẹ lè má rẹni tí ó kàfàrà Abubakar nínú àwọn Rāfidah ẹ sì rí pé kíni ẹ sì rí so kìí ṣe pé wọ́n kàfàrà Abubakar nìkan ló sọ so tí ó wà máa so nínú ọ̀rọ̀ àfáà ìbáyìí yóò máa fi hàn pé so tí ó kàfàrà Umar kẹsẹ̀ kèfèrí so tí yẹn bá fẹ́ gbé lórí ìdàkejì nǹkan tàfà yìí sọ àti in tó ti sọ before rẹ̀ pé àwọn ọjọ́ kan nínú àwọn Rāfidah so lọ́dọ̀ àwọn kèfèrí nínú opinion àwọn kèfèrí mu so àwọn tí wọ́n fi jẹ́ kèfèrí pé kàkàfàrà Abubakar kàkàfàrà Umar eléyìí èsì bí àti ń sọ̀rọ̀ eléyìí èsì bí àti ń sọ̀rọ̀ ẹwà lè máa rò pé ah, ọ̀rọ̀ yìí ìyẹn lè bá gbé lórí dáadáa pé ah, èèyàn lè bá àfá yìí èèyàn lè bá gbé lórí èèyàn lè gbọ́rọ̀ yìí lórí dáadáa pé ah ṣe kò kò ju báyìí náà lọ pé ah ó lè ṣe pé bóyá ó sì sọ ní à ń bọ̀ à ń bọ̀ táfi rí pé àníṣe àfá yìí ò gbọ́ ìdájọ́ àwọn rọ́fídọ̀ yìí ni kìí ṣe pé bóyá bóyá ṣe àti rọ́fídọ̀ ló dàrú mọ́ bí madakhila àti sọ̀háfíkọ̀ sì dàrú mọ́ lọ́wọ́ nígbà tí ń fi ti sọ́dọ̀ Abu Ishaq al-Huwaini ọ̀rọ̀ Ibn àti nǹkan lọ ابن تيمية صوتي لأنه مكذب لما نصه القرآن في غير موضع طول بيروني باي هم بينيرا إن كتي قرآن الصا ني إن كتي سايكا من الرضا عنهم نبكي الله باي يوم والثناء عليهم أتبكي الله باي يوم بل من يشكك في مث في كفر مثل هذا اما بو اي بيتي اندرو بيانيو بل يلا من يشكك انت ما سي fi kufri mithli hadha níbi ìjẹ́ kèfèrí rẹ̀ ní báyìí fa inna kufrahu muta'ayyanun ìjẹ́ kèfèrí tí ọ̀rọ̀ yẹn ni aláfà ah, yí kèfèrí ni o la hasha wa kalla a ah, sọ bẹ́ o so a ah, pín kèfèrí o so àmá ṣe intafa yí sọ ṣe òdodo ni ṣe opinion àfà yí láàmà fi sẹ́sìn ṣe opinion àfà yí ló yẹ káfà yí máa sọ fáwọn èèyàn ní level tí àfà yí wà lọ́jọ́ orí ni ní ìwámọ̀ ni ní la hawla wala quwwata illa billah allahul musta'an allahul musta'an tàbá wọn sọ tàbá sọ pé àwọn èèyàn gẹ́ àwọn èèyàn kó lọ́dọ̀ àwọn olùmọ̀ yóò mọ̀ ìyàwọn lẹ́nu so àti bá ara wọn mẹ́lẹ́yìn àwọn àfáì wọn ní wọ́lá ìlòmínú wọn mọ̀ Shaykh Saalih Al Fawzān kò mọ̀ Shaykh Saalih Al Fawzān ah! allahul musta'an wọn ni bal man yushakkiku fi kufri mithli hadha Shaykh tí ń jẹ́ káwọn èèyàn wá confuse níbi ìjẹ́kẹfẹ̀ lórí ẹni báyìí fa inna kufrahu muta'ayyanun so ìjẹ́kẹfẹ̀ rí rẹ̀ ọ̀nà yẹn ni fa inna madmuna hadhihi al-maqala torí pé nǹkan tí ọ̀rọ̀ àwọn Rāfidah tó kó sínú anna naqalata al-kitabi wa sunnah nípa àwọn tí wọ́n gba Qur'an àti sunna wa kuffarun aw fussaq ní pé kèfèrí ni wọ́n àbípòkè ni wọ́n bákanáà Shaykhul Islam Ibn Taymiyyah ọ̀rọ̀ tí mo kàtàyìn ó wà nínú as-saribul maslul ti sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala sheikhul islam sọ pé innahum sharrun nínú majmu' al-fatawa lè wa min 'ammati ahli al-ahwa wani sheikhul islam ni wọ́n jẹ́ aláburú àwọn jẹ́ aláburú jù nínú àwọn ìjọ àdádálẹ̀ ìjọ onífẹ́ẹ̀nú wa haqqu bil qitali min al khawarij kódà wọ́n lẹ́tọ̀ sí kéyàn jà wọn lógun jà wọn khawarij lọ allahu akbar wa annahum kafaru bima jaa bihi rasul wọ́n sì ṣe kèfèrí pẹ̀lú nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run bá mú wá bima la yuhsihi illa allah pẹ̀lú àwọn kan tó yẹ pé kò sẹ́ni tó lè kàwọn nǹkan tá fi jẹ́ kèfèrí àyàfi Ọlọ́run Ọba wọ́n jẹ́ kèfèrí pẹ̀lú àwọn nǹkan tó yẹ pé kò sẹ́ni tó lè mọ gbogbo àwọn nǹkan táwọn Rāfidah fi jẹ́ kèfèrí tán àyàfi Ọlọ́run Ọba so ilé ìjẹ́ rọ́dù fún tẹ́yìn tafà yí ń sọ lẹ́yìn rẹ̀ tó ní táwọn yíò mọ̀ sọ nìyàn ẹ́ ṣebó sọ pé ó sọ lẹ́yìn rẹ̀ pé ẹ àbúbákiri ẹni tó bá kàfàrà àbúbákiri kèfèrí ni a ní kèé ṣe nǹkan ẹyọ kan táwọn rọ́fídọ̀ fi jẹ́ kèfèrí ni kèé ṣe àwọn ọjọ́ yìí nìkan ọ̀rọ̀ yẹn rọ́ǹgì ni ọ̀rọ̀ yẹn ó rọ́ǹgì kèé ṣe àwọn tó bá ń kàfàrà àbúbákiri nìkan jẹ́ kèfèrí nínú àwọn rọ́fídọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó rọ́ǹgì ni in táwọn ẹjẹ́ nǹkan ọ̀rọ̀ Ibn Taymiyyah lẹ́ẹ̀kan sí wa annahum kafaru bima jaa bihi rasul àwọn rọ́fídọ̀ wọn ṣe kèfèrí pẹ̀lú nǹkan tí òjíṣẹ́ ọlọ́run bá mú wá bima la yuhsihi illa Allah pẹ̀lú àwọn nǹkan tó jí tó yí pé nǹkan tán fi jẹ́ kèfèrí kò sẹ́ni tó lè ká àyàfọ́lọ́run ọba Allah so kìí ṣe pé àwọn tí wọ́n ń kà fara Abubakar nìkan náà jẹ́ kèfèrí nínú àwọn so ẹwà ẹwà kọ̀ǹpẹ́ gbogbo nǹkan tá ń sọ yìí sọ́rọ̀ àfáì tó wá gbé lórí opinion rẹ̀ ráàyí ráàyí rẹ̀ nífi ń báwọn èèyàn sọ̀rọ̀ láwọn àfáà ládìsí so àwọn ọ̀rọ̀ wá pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́dọ̀ Sheikh Ibn Baz ni lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn olùmọ̀ jankan jankan jankan jankan táwọn òní fi ráàyí wọn tí wọn òní fi sọ̀rọ̀ pàápàá jùlọ níbi àwọn alámọ̀rí tó wà khatir alámọ̀rí tó léwu tó báyìí ṣe bí téèyàn bá sì mọ̀ yóò sì ah, musta'an so èèyàn náà mọ̀ rí báyìí ihtimamu táwọn ẹni tó fún àkídà nìyẹn so ìdájọ́ Rāfidah kí yẹn máa sọ báyìí ń pa ìdájọ́ Rāfidah so ẹni wọ́n ma ní ah, ọ̀rọ̀ yìí èyàn ti ẹ̀lẹ́ bá gbé lórí dáadáa èyàn bá lè gbọ́ kìí ṣe nǹkan tó nǹkan méjì láti mú wá nínú àwọn nǹkan táfà yìí sọ tó rọ́ǹgì báyọ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ so àwọn opinion ọ̀hún ni pé àwọn ọjọ́ kan nú wọn kèfèrí ni wọ́n ẹlẹ́kejì àwọn tó wá kàn fárọ̀ Abubakar àti Umar so àwọn ni kèfèrí ara ọ̀ so àwọn nìkan kọ́ ni kèfèrí o so ọ̀rọ̀ yẹn náà rọ́ǹgì sẹ́ níwájú pé kẹsẹ̀ wájú pé eh, ẹ̀ẹ́n tó bá kàfàrọ̀ àbúwákẹ́rẹ́ eh, àbí Umar kẹsẹ̀ kèfèrí rárá kèfèrí ni so but níwájú pé ṣe nǹkan ẹyọ̀ká tó wá sọ àwọn Rāfidah di kèfèrí ni àbáwọn yìí nìkan ni kèfèrí rárá so ọ̀rọ̀ méjì aláwọ̀kọ́ ni ẹ̀ so ìwọ tó ń rò pé àti eh, ẹ̀lẹ́bá gbé lórí rárá wá gbọ́ yòókù fúnra rẹ̀ kó wá wò sí nǹkan táwọn olùmọ̀ sọ so kan nínú àwọn ọ̀rọ̀ fílọ̀ opinion mi ni pé kẹfìrí apá kan nínú àwọn ọ̀rọ̀ fílọ̀ gbogbo ẹni tó bá kà fara àbùbá kẹ́lẹ́ sí kí lọ́wọ́ káfíìn. gbogbo ẹni tó bá kà fara ọlọ́run ló kàn tọ́ lọ́wọ́ káfíìn. ní ẹ̀sìn náà sọ̀pọ̀ ti rà kò ní iná pé orí gbé àwọn èèyàn kan pẹ̀lú ọmọ pẹ̀lú ẹni wọ̀ tó lè fi lọ sílẹ̀ náà ẹ mọ́ gbọ́ ṣe gbọ́rọ̀ ìbáyì eléyìí náà àdánwò lọ̀rọ̀ yóò so kò mí pé àwọn èèyàn kan pera wọn mọ́ kùránì ẹ̀mí wo tún lè fi lọ síbẹ̀ náà kò mí pé àwọn èèyàn kan pera wọn mọ́ kùránì ẹ̀mí wo tún lè fi lọ síbẹ̀ náà ẹ gbọ́rọ̀ yìí dáadáa o ẹ gbọ́rọ̀ yìí dáadáa o torí tọ́ bá ń wé ni wọn náà ń kọ̀ọ̀tọ̀ bá wọn mẹ́rin Islam náà kódà kò bá àwọn ẹgbẹ̀rún sùn àní gbogbo wọn ní ẹsẹ̀ mùsùlùmí o àwọn apá kan ni wọ́n gbà wọ́n fi lọ. so ẹ gbọ́ ọ̀rọ̀ yìí báyìí kò túmọ̀ pé àwọn kan fira wọn ti sí kòránì ọ̀rọ̀ yìí ò wọlé ọ̀rọ̀ yìí kìí sòdodo àwọn rọ́fídọ̀ ò fira wọn ti sí kòránì wa o so àwọn rọ́fídọ̀ wọn ò fira wọn ti sí kòránì wa so àwọn Rāfidah wọ́n gbà pé Qur'an tí a ń kà yìí muharrafun mubaddal wọ́n gbà pé Qur'an tí a ń kà yìí wọ́n gbà pé muharrafun mubaddal wọ́n gbà pé Qur'an tí a ń kà yìí wọ́n ti yí padà àwọn sọ̀hábà ti change àwọn sọ̀hábà ti jàmbá rẹ̀ èyàn sì ń fi Qur'an tí a ń kà tì sáwọn Rāfidah pé àwọn kan náà ń fira wọn ti sí Qur'an Qur'an wo àwọn rọ́fídò gba kùránì tánkà wọlé eh, suratul fath àwọn rọ́fídò gbà pé àwọn sọ̀hábà náà sí kí ni wọ́n fi lọ́l wọ́n gbòrò wọn kùránì so bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn àyátì nínú kùránì so tó fi wá di pé hátà àwọn gangan wọ́n kílèmù pé àwọn ní mushafu Fatima pé àwọn ní so ẹ̀rẹ́kùn àwọn wọn wọ́n fi ara wọn ti sí kùránì sẹ́rí pé kí ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tí àánú èyí tó kàn sọ nìkan ni pé àwọn ọjọ́ kan náà rọ́fìdọ̀ ara àwọn ọ̀rọ̀ yìí kí àwọn ọ̀rọ̀ tó gorí ara wọn tó gorí ara wọn tí ó correct ni ọ̀rọ̀ tí ó wọlé ni ẹni tó bọ́ tóun náà bá sì gbọ́ ẹ̀fẹ́ ó lọ sí ẹ̀ẹ́ ó lọ sí wáàsí yóò máa rò pé ọ̀rọ̀ tó wọlé ni gẹ́gẹ́ bó ṣe pọ̀ nínú àwọn èèyàn tó gbé wọn kà máa mìírí báyìí wọ́n máa mìírí báyìí so ọ̀rọ̀ tí ó wọlé ọ̀rọ̀ tí ó wọlé lọ́rọ̀ yìí àwọn Rọ́fídà gbà pé Kùránì tá ń ká aláwọn sọ̀hábà ti yí padà èyàn wọ́n sọ pé wọ́n fi àwọn ti sí Kùránì a ní wọ́n sọ pé Kùránì tá ń ká wọ́n ò fi àwọn ti sí ọ̀rọ̀ tí ó wọlé níṣẹ́ ṣé ọ̀rọ̀ yìí lè wà fojú fò pé bóyá nǹkan mi lọ tí ẹgbà lérò ìwọ tó bá tún rò bẹ́ẹ̀ tó yìí rò pé àà so sí torí pọ́kàn sọ pé àwọn kan nú àwọn so ìjọ àwọn ní pé àwọn ìjọ kan àwọn ìjọ kan nú wọn ni kèfèrí nítorí ẹ̀ ni ìwọ tó o bá yìn rò bẹ́ẹ̀ pé à ah, ah, ó yẹ kí ẹ̀yin lè fojú fo eléyìí wọ́n túmọ̀ gbọ́lọ̀ mọ́ gbọ́lọ̀ wá gbọ́ mi. tí ìwà kí lè rí wípé ó sì lè bá sí wa lọ́kàn ah, ní ẹ máa gbọ́ la ilaha kí lè rí pé tí ìran ní bá sì wá ó sì lè pè wá ah irú ọ̀rọ̀ wo lélẹ́ ìbá ìtòrò ọlọ́run wa bóò ni bí ìran ní sí bá wíni bóò ni ó sì pè wá <laughs> bóò ni bí tí ìran ní bá yóò sì lè pè wá àbí torí pé wọ́n fira wọn ti sí ìsìláàmù pé wọ́n pè wọ́n ní mùsùlùmí so bóò ní ó sì wá dùn wá tí tán bá borí wọn àwọn ọlọ́wọ́n bá ń fi zọ́ọ̀lìmù bá zọ́ọ̀lìmù jà ní báàbù tó yẹ kí èèyàn fi wò ní ẹ̀kẹ́ sí báàbù pé wọ́n sọ pé àwọn mùsùlùmí náà so ah, bọ́ọ̀ So kí lè rí pé tí Ìránì bá sì wá win ó sì lè pay wa láyéláyé kò lè pay wa so gẹ́gẹ́ bí àfá yìí náà ṣe fi rinlẹ̀ pé àwọn Ìránù Rọ́fídọ̀ ni wọn so àfá yìí náà ti fi rinlẹ̀ so àwọn tó wá jẹ́ Rọ́fídọ̀ yẹn so kan wá win òun ni ó wà pay wa láfá yìí wọ́n sọ so kí lè rí à ń bọ̀ wá bèèrè náà ọ̀rọ̀ yìí gan náà sẹ́ òun náà tún wọlé so ẹ mọ́ bọ́nkan tí àwọn olùmọ́sán pa ilé sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala sọ nínú minhaj sunna annabawiyya wọ́n ní inna asla kulli fitnatin wa baliyatin ìpìlẹ̀ gbogbo àdánwò àtàbúrú humu shia òun làwọn shia yìí sheikhul islam tún lọ rọ́fídọ̀ àwọn tún lọ shia straight wa manin dawa ilayhim suyuf ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdà àwọn ogun alẹ́tí fi islam tí wọ́n jà nínú islam innama kana min jihatihim àwọn tí wọ́n jà wá lógun láti direction ọ̀dọ̀ àwọn rọ́fídọ̀ ni àwọn tó jà islam lógun láti direction ọ̀dọ̀ àwọn rọ́fídọ̀ ni wa bihim tasattarati zanadiqa àwọn rọ́fídọ̀ àwọn ṣíà àwọn làwọn kí làwọn zanadiqa àwọn manáfíkì tó ń fi islam so na ma ọ̀dọ̀ wọn náà ma ń fara pamọ́ sí so sheikh zamun sọ pé gbogbo àdánwò gbogbo baliya látọ̀dọ̀ àwọn rọ́fìdọ̀ yìí ẹ ma tún gbọ́ wọ́n ni sheikh zamun ibn taimiyyata rahimahullahu ta'ala wọ́n ni walihada wọ́n ni ture ilayo la yujadu fi a'immatil fiqh wọn ò ẹ̀ lè rí nínú àwọn ẹni síwájú nínú mafiq alladhina yurja'u ilayhim àwọn tí yíò padà lọ́sọ́dọ̀ wọn rọ̀fìdíyùn ẹni tó jẹ́ rọ̀fìdọ̀ wala fi a'immati al-hadith kódà ẹ̀ lè rí nínú àwọn ẹni síwájú nínú ma hadith wala fi a'immati zuhdi wal-ibada yálà ẹ̀ rí gan nínú àwọn ẹni síwájú nínú zuhdi àti jọ́sìn wala fi al kódà ẹ lè rí nínú àwọn ìjọ tí ó mọ̀ ran ìsìláàmù lọ́wọ́ jayshun rafidi ẹ lè rí ìjọ ẹ lè rí ọmọ ogun rafidọ̀ mẹ́ wala fil muluk kódà ẹ lè rí gan nínú àwọn ọba alladhina nasaru islam àwọn tí wọ́n ran ìsìláàmù lọ́wọ́ wa aqamuhu tí wọ́n sì fi ìsìláàmù nílẹ̀ wa jahadu aduwahu tí wọ́n sì já àwọn ọ̀tá ìsìláàmù lógun man huwa rafidi kẹwàá rẹ̀ nìkan tó jẹ́ pé rafidọ̀ ni wala fil wuzara kódà ẹ̀ lérí nínú àwọn tó jẹ́ ministers lahum siratun mahmuda tí wọ́n ní ìtàn dáadáa man huwa rọ́fìdì ẹni tí ó wà jẹ́ rọ́fìdọ̀ wa aktharu ma tajidu rọ́fìdọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà tẹ́mà àwọn rọ́fìdọ̀ imma fi zanadiqati almunafiqin almulhidin yálà kẹ́ wọn nínú àwọn manafiki so àwọn tí wọ́n ti fẹ̀sílẹ̀ wa imma fi juhal àbí kẹ́ mẹ́rí wọn nílò àwọn aláìmọ̀kan laysa lahum ilmun bil manqulat wọn ò nímọ̀ pẹ̀lú àwọn ẹgbà wa wala bil ma'qulat àbáwọn nǹkan tí ó bá lákàyìn illa fi hadmil islam ju bó ni wọ́n ṣe wó ìsìlámù lọ ẹ̀dáwọn ẹ̀wọ̀n gan wọ́n ni wà náà kìdí ọ̀rọ̀ àti bí wọ́n ṣe bọ́ ìsìlámù sí hóhò bí wọ́n ṣe fa aṣọ ìsìlámù ya wà ìfsáàdì qawaidi àti bó ni wọ́n ṣe bá àwọn òfin ìsìlámù jẹ́ ọ̀tá àwọn mùsùlùmí ni o àwọn náà gbógun ti àwọn mùsùlùmí so ìtàn ibn al-alqami kò jìnà sí wa tusi so ìtàn rẹ̀ kò jìnà sí wa gbogbo àwọn tí wọ́n tí wọ́n wó dáúlà ni ẹ̀rùn so àwọn eléyìí ni wọ́n sọ pé ó pé àwọn mùsùlùmí ẹlòmí lè máa rò pé ah, but ṣe bí israeli ṣe rí aláwọ̀kọ́ná ká mà ṣe rá àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ normally kì í ṣe tí irú èmi ò mọ̀ sọ so kì í ṣe tí irú èmi ò mọ̀ sọ torí pé nazila ni so àwọn àwọn olùmọ̀ ni wọ́n padà lẹ́yìn ó padà lọ sọ́dọ̀ wọn fún gbogbo àwọn nǹkan yìí so àmọ́ àwọn tó àwọn nǹkan tó ti ẹ̀rin lẹ̀ téèyàn ti ẹ̀ ti mọ̀ gan before kí nazila yìí tó ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ dàrú mọ́yàn lọ́wọ́ so eléyìí gbọ́dọ̀ yé ọ so ìṣàlàyé àwọn nǹkan yìí gẹ́gẹ́ pé bóyá à ń sọ pé ẹn tó yẹ kí ara ara àbí ẹ̀yàn ń dìfẹ́ndì Israeli kèfèrí náà gbogbo wọn so báàbù tẹ́yìn oko sí ọlọ́wọ́n bá ń fi zalimu lu zalimu ni so ẹlòmí lè máa pé ah, but ṣèbáwọn Israel ṣèbáwọn ń pa mùsùlùmí Palestine bẹ́ẹ̀ ni so in tó sì ń bá yẹnu jẹ ni so àwọn àwọn ẹni ègbé làwọn ẹni ègbé ẹni èpè làwọn Yahudi so kèfèrí hánà ni wọn ṣùgbọ́n kò gbọdọ̀ pamọ́ sí wa pé àwọn àwọn Iran tafa yìí sọ pé ó yí pay àfáà ní tí Iran bá sì wá win ó sì lè pay wa o so àti rí náà àwọn olùmọ̀ pé kò lè pay wa o so bọ̀ nínú àwọn nǹkan tó tún wá jẹ́ kó pé ṣe rí ìmọ̀ pa mùsùlùmí yẹn táwọn Iran tí àwọn Israel ń ṣe yẹn àwọn Iran náà ṣe rú rẹ̀ sámú so ṣe ìtì ẹ̀kọ́kọ́ máa pa àwọn àfáà súnnà ni ìmọ̀ pa àwọn àfáà súnnà so àwọn Balushi so àwọn kurdi so ìmọ̀ pa wọ́n so wọ́n pa àwọn afá súnà pàkópa so ṣéyàn ní kọ́ni sáláwọ̀ ṣéyàn níná àbẹ́lẹ̀ kejì nǹkan tí Hezbollah ti ń dáwò ní ti ń dáwò ní Lebanon so nǹkan tí Hezbollah ti nǹkan tó ń dáwò ní Lebanon Allahul musta'an Allahul musta'an àwọn alámàrí yẹ àwọn alámàrí tí tó fẹ́ tó jinú ni but Ṣé rí bá àwọn Israeli ṣe ń pa àwọn Mùsùlùmí yẹn, àwọn ọmọ ìyá yẹn, bẹ́ẹ̀ náà làwọn Iran náà ń pa wọ́n o. Kí eyan má jẹ́ o. Bẹ́ẹ̀ náà làwọn Iran náà, bẹ́ẹ̀ náà làwọn Iran náà ń pa wọ́n o. Àwọn aburú tí dánwò ní Syria. À, kí, ẹ́, ṣèbí, à, Khomeini olórí wọn tó kú. Ó ń sọ pé harbu táwọn ń jà ní Lebanon ní Lebanon pé harbu lórí kúfùrù ni báwọn ń ja kúfùrù lógun ni àwọn olóògbà lérò pẹ̀lú kúfùrù àwọn mùsùlùmí tẹ́yìn tí wọ́n ń pa tí wọ́n ń bọ́m̀bù so eré jẹ eré ìtúnjẹ lábala pé àníṣẹ́ ọ̀rọ̀ táfà yìí sọ wọlé ọ̀rọ̀ táfà yìí sọ wọlé so lábala ẹ̀sìn ní táwọn àfẹ́ ìsìn ń sọ opinion àfà yìí apá rẹ̀ lábala tayé kò tún bá mú so ẹ wá gbọ́ ìntàfà ìfíwá sọ pé yóò pè so ìwọ tó ń rò pé à ṣé ọ̀rọ̀ yìí ò ṣe é fojú fò ní so ṣé ọ̀rọ̀ yìí ṣe kò ṣe fojú fò sí bí sọ pé àwọn ọjọ́ kan so ìwọ tó ń rò bẹ ó yá wá gbọ́rọ̀ yìí tí náà èèyàn kú yẹ ṣe bí lẹ́yìn ṣe ṣe ṣe àṣàrò gẹ́gẹ́ bí kan náà ọ̀gá àti sọ pé ẹni tó bá jẹ́ pé wàhálà la. sọ ẹ mọ gbọ́rọ̀ sọ ẹ mọ gbọ́rọ̀ ni pé àwọn tí wọ́n ń bá wọn jà wọ́n sórí ibú jù wọn lọ so àfáà yìí sì dákọ àwọn tí ó gbà lérò ó ní àwọn Yehud so ó ní àwọn Yehud so ní pé àwọn Yehud o ní pé wọ́n sórí ibú jù wọn lọ pé Yehud. Yehud. Yahud èèyàn kú Yahudi tí ó bẹ́ẹ̀ sọ kò sí mùsùlùmí tí ó gbà pé èèyàn bú ní Yahudi o bẹ́ẹ̀ ni bú ní Yahudi so èèyàn burúkú ni wọ́n kèfèrí ni wọ́n àwọn tí Ọlọ́run bá làánà ni wọ́n so àwọn tí wọ́n tí wọ́n tọ́nà ọba subhanahu wa ta'ala ó ma fìyà jẹ wọ́n so tọ́nà ọba ó ma gbá wọn tí ó ma fìyà jẹ wọ́n ni wọ́n so but ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó wọlé ni ọ̀rọ̀ tí ó wọlé ni pé àwọn Yahud àwọn tún sórí ibú that is àwọn worst àwọn worst ju àwọn Yahud àwọn Yahud àwọn worst ju àwọn Rafida lọ so àfáà wa sọ ọ̀rọ̀ tó fi hàn pé ah chai àfáà yóò àfáà yóò mọ̀bí tí àfáà yóò dákàmà sàfá yóò dá kàmì ẹmọ́ gbọ́ ṣe máa gbọ́ ẹmọ́ gbọ́ dìtàfà fi sọ pé àwọn àwọn Yahud àwọn owó àwọn wọ́ sí jọ àwọn Iran lọ ẹmọ́ gbọ́ Yahud ẹmọ́ wọ́n ṣèbílẹ̀ yìí tẹ́ sí ń ṣe àṣàádù ẹlẹ́kùn ẹwọ ọ̀rọ̀ ṣèbílẹ̀ yìí tẹ́ sí ń ṣe àṣàádù <laughs> àwọn tí wọ́n ń bọ sàárì ìsámúsáwọn òsà ṣáàdù ibi tán ti ń bọ sàárì gan wọ́n sì tún mọ́ sí àṣáàdù ẹlẹ́bọ sí ni wọ́n èyàn ò lè jẹ nǹkan tán bá pa èyàn sì lè jẹ nǹkan tí yà òdí bá pa ẹlẹ́bọ ni wọ́n èyàn ò lè fẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ èyàn ò lè fẹ́ àwọn obìnrin wọn àwọn obìnrin tán bọ sàárì èyàn sì lè fẹ́ obìnrin yẹ̀wò ní so ẹwọ ẹwọ odó kí ẹ sọ pé torí pé wọ́n sọ àṣáàdù so eléyìí ò wá ma lórí kèése aburú ọ̀rọ̀ yìí lásán ni Ṣé òótọ́ ni pé àwọn Yahudi wọ́n worst ju àwọn Rafida lọ? Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ nínú Minhaj Sunnah. Sheikhul Islam sọ pé ar-Rafidatu sharrun min al-Yahudi wa Nasara. Àwọn Rafida wọ́n burú ju àwọn Yahudi àtàwọn Nasara lọ. Fi kathirin min al-umur níbi alámàrí tó pọ̀ alimọ́ Ibn Qayyim rahimahullahu ta'ala sọ nínú as-Sawa'iqul Mursalah wọ́n ni warrafida wọ́n ni sẹ́yà àwọn rafida hum adarru ala al-islam min al-yahudi wa nasara wọ́n wọ́sì fún islam ju àwọn yahudi àtàwọn nasara rọ̀ ẹwọ́rọ̀ ẹwà wọn tàfà ń sọ ṣe ti rí pé opinion àfáà yóò ẹgẹ́ jìnà sí Ibn Qayyim sọ pé warrafida àwọn rafida hum adarru ala islam wọ́n burú fún islam wọ́n wọ́sí fún islam min al-yahudi wa nasara ju yahudi àti nasara lọ li'annahum yabuthuna al-fitan torí pé wọ́n ta fitina kani wa daga'in àti darúdapọ̀ bayna al-muslimin nǹkan tán taka láàrin àwọn musulmi yẹn wọ́n ni wa yahdimuna al-usus wọ́n sì ń bàjẹ́ àwọn ìpìlẹ̀ allati taqumu alayha ash-shari'a àwọn ìpìlẹ̀ tó sì pé sharia dúlórí wọ́n ń wó wọ́n bàjẹ́ so àwọn yahudi lè aṣaukani tó gbé àárín àwọn àjọ ṣíyà kan ni ó so aṣaukani àwọn jarudiyya táwọn náà àwọn náà súnmọ́ àwọn rọ́fídọ̀ láburú aṣaukani tó gbé àárín wọn ẹmọ bọ́nkà tí aṣaukani sọ wọ́n ni arọ́fídọ̀ wọ́n ni sẹ́ra àwọn rọ́fídọ̀ hum a'da'ul islami fi kulli zaman ọ̀tá islam ni wọ́n ni gbogbo ọgbà wa جو من اليهود والنصارى جاءوا nasara jàwọn yahudi لأنهم يطعنون في كتاب الله تريبون بين واتلو ترى رابا وسنة رسوله أتي سنة جسيرة وصحابة نبي أتي صحابة النبي ال ال الإمام آه، الحافظ ابن الجوزي وصنين تلبيس إبليس تلبيس إبليس دابا إلوه كون ينيو أما هو تلبيس إبليس دابا يكون ينيو wọ́n ni arwafidatu wọ́n ni ẹ̀ráwọn rọ́fídọ̀ um ashaddu nasi dalalan nínú àwọn tí wọ́n burú jù lánù ni àwọn rọ́fídọ̀ jẹ́ wa hum ab'adu anil haqq wọ́n sì jìnà sódodo minal yahudi wan nasara jàwọn yahudi àtàwọn nasara lọ li'annahum yadda'una al-islam torí pé wọ́n ń pàpẹ mara islam wa yattabi'una ahwa'ahum wọ́n ìsìnkí ni wọ́n sì ń tẹ̀lé fẹ́nu wọn fi tafriqi bayna al-muslimin níbi ìṣẹ́pínyà láàrin àwọn mùsùlùmí sẹ́wọ̀rọ̀ sọ àwọn ọ̀rọ̀ yìí ẹ wò bó ṣe yapa nǹkan tàfà ń sọ nípa pé àwọn sọrí ibú ju àwọn Rāfidah lọ so àwọn worst ju àwọn Rāfidah lọ so wọ́n sọrí ibú ju wọ́n worst torí reason tí mùsùlùmí ò fi máa rò pé ah, káwọn Iran ti ẹ̀wọ̀n ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀rọ̀ nazilafa èyàn jáde ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa nazila allahul musta'an kọ́nà ọba subhanahu wa ta'ala kó jẹ́ kí a lè mọ̀dọ́dọ́ lóòdòdó kásì lè tẹ̀lé so àwọn olùmọ́mọ́ ń sọ pé ẹni tó bá ti ma level ara rẹ̀ so kò ní kóra rẹ̀ sádánwò so ẹni tó bá ti ma level ara rẹ̀ ó ti síra rẹ̀ ní orí tó pọ̀ allahul musta'an ẹlòmíwà lè rò pé a ah, ó tún ti tán a ah, ó ti tán so a ti ń ka lé ní léjì lẹ́ta lẹ́rin báyìí àbí so léye tó ti dé báyìí èyàn tún lè rò pé àbúyọ́ ti tán ẹ máa tún gbọ́ ẹ tún gbọ́ ẹ tún gbọ́ mi lẹ́nu al-muhaddith lórí tó bá pé wàhálà la ṣe ká tó rọrùn kéfèé ní. tí kò wá lè wà ẹmọ́ gbọ́ ẹni tó yí pé wàhálà la ṣe ká tó mọ̀ pé kèfèrí ni kò sẹ́ni tó ṣe wàhálà kó tó mọ̀ pé kèfèrí làwọn Rāfidah <laughs> kò sẹ́ni tó ṣe wàhálà kó tó mọ̀ pé kèfèrí làwọn Rāfidah wà ilá al'umma ẹnu wọn ní kò lè lórí ẹwọ bí bẹ́nu bí àwọn olùmọ̀ bá ṣe gba ìjìmá àwá lórí ọ̀rọ̀ ìjìmá pé kèfèrí ni so ẹwọ bí wọ́n ṣe gba ìjìmá àwọn alátọ̀dà al'umma so ṣe wọ́n á ṣe wàhálà kan fi mọ́ nìyàn ẹwọ àwọn ọ̀rọ̀ so ṣe àwọn ọ̀rọ̀ tí yíò fi pé àṣìbókàn sọ pé àwọn ọjọ́ kan ni ọ̀rọ̀ tí sọ nìyàn so ẹwọ àwọn ọ̀rọ̀ báyìí Allahul musta'an èyí tó jẹ́ kókó jù nínú àwọn ọ̀rọ̀ tàfà yìí sọ ni ìtàn Roman and Persian lókù tí so afáàsọ pé wọ́n gbọ́lá àwọn àwọn sọ̀hábà wọn kàkà àwọn Rome kí wọ́n win torí pé àwọn jẹ́ Nasara so àfáà sí ìranka káwọn Ìránì win torí pé àwọn jẹ́ Rafida ẹlákùn bóòlẹ̀ rí ìsẹjọ ara wọn afá kan sọ́tọ̀ Rome àti Persian nǹkan tí ó dá lórí láfáà fi ń sẹ̀rí eléyìí ló jẹ́ àwọn nǹkan tó ṣe pàtàkì jù nínú àwọn nǹkan tí afá yìí fi lọ́lẹ̀ nínú àwọn nǹkan tí kò wọlé ara àti ara nínú ìdájọ́ àwọn Rāfidah àti pàápàá wọn kọlọ̀bà subhanahu wa ta'ala kó tọ́ wa sọ́nà ká ṣọ́ra ibi tá ti ma mẹ́sìn wá o ká ṣọ́ra à ń kí wa nílọ ibi tá ti ma mẹ́sìn wá àwọn tán mójútó àkídà bó ti tó àti bó ṣe yẹ so àwọn tó yẹ kí èèyàn dún ní mẹ́ni ẹ̀họ́ ṣọ́ra fẹ́sìn rẹ̀ gbé ẹ̀sìn rẹ̀ sáà lọ́dọ̀ àwọn tí wọ́n sì ọ̀lọ́nà Allahu a'lam wa billahi صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين